بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءل فانكحوا ما طاب لكم فانكحوا ما طاب لكم من النساء مثنى مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعدلوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه فكلوه هنيئا مريئا ولا تؤتوا السفهاء لكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا صدق الله العظيم الحمد لله kika بقوال àti gbígbọ́ Al-Qur'ani yìí ọlọ́run fi kún iṣẹ́ orí ètò òun náà ni kábọ́sọ̀rọ̀ àbábá wa tí wọ́n jẹ́ the grand mufti fún conference of islamic organization àbá wa tí àfitì àkúnlẹ̀tì àkúndàgbọ̀ wọn fàdílà ti sheikh al-ustaz Dhikrullah Shafi'i hayakumullah. alhamdulillahi rabbil alamin والصلاة والسلام على حبيبه وصفيه وامينه على وائه محمد بن عبد الله وعلى سائر الانبياء والرسل وعلى اله واصحابه اجمعين وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهدي يوم الدين ما بعد ọpẹ́ ni fún ọlọ́run bọ́bá Allah alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin wọ́n ní tí ẹ̀dá bá ma inú rú a ma ọpẹ́ dú a rí pé a ti jókòó gbẹ̀yìn báyìí oṣù kejì rẹ̀ ìjókòó oṣù tó lọ látara àwọn ètò oríṣiríṣi tí ń bẹ àwọn camp kò fà láǹfààní kí a ìjókòó yìí ọba tí ó wá mú ìsẹ̀míwá dání láti àsìkò náà di àsìkò yìí adúpẹ́ fún ọlọ́ọ̀bá náà alhamdulillah ó tún wá fún aláǹfààní ká tún ní ká tẹ̀síwájú níbi tí a bọ́rọ̀ náà dé ìrẹ ọlọ́run ìtò ṣífà tó máa lóore ó ṣe àlékún oore wa àmín àtúnwà ń sánmà àti ilẹ̀ ọba náà ni ọba tó awọn àwọn nǹkan wọ̀nyí òun lọ́ba alákòóso àwọn nǹkan wọ̀nyí àwọn náà tá jẹ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn tá ń bẹ lórí ọlọ́run sánmà ń bẹ lókè wa ẹrú rẹ̀ láṣe pé tá máa ààlẹ́ lómìnì tá gbàgbọ́ tọkàntọkàn àfọlọ́ọ̀bá Allah yìí a jẹ́rìí pé ọlọ́ọ̀bá iná lọ́rọ̀ àwọn ànábì ọlọ́ọ̀bá níṣẹ́ tó wá bí ànábì wa Muhammad ó fi sòpin àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́ọ̀bá wa bá ní ìkẹ́ẹ̀rẹ̀ ìgẹ̀ẹ̀rẹ̀ tí wọ́n jẹ́jà náà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n jí sílọ̀ bá síwájú rẹ̀ bá ní rọ̀jò kẹ́ ìgẹ̀ẹ̀rẹ̀ lé wọn lórí àmín àwọn sọ̀hábà rẹ̀ lọ́kùnrin lóbìnrin ọmọlẹ́yìn tí wọ́n bá lò tí wọ́n dúó tí bá ní yọ́nú sí wọn àmín bá ní fi ìdá tó wá fẹ́ ṣe lè ní gbàlẹ́sìn fún wa má dálù wa láyà àtẹ́ tó fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ gbọ́ dáadáa kí a sọ̀rọ̀ ọlọ́run dáadáa kí a gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run bá mọ́dún aládánà fún wa tí aláǹfààní tí a sábà hálùkọ́tù ráùdọ̀ hálùkọ́tù ráùdọ̀ a ó rí pé àkọlé gbogbogbò náà ni fíkì usra fíkihù lè ó sọ fílì islam fílì islam àgbọ́yé dáńpé ní ẹbí inú ẹ̀sìn àwọn mùsùlùmí dáńpé ní ẹ̀sìn islam o náà ni agbègbè bí tí àyànnà bí ta wá wà náà ni fíkihù mabáàdì ìlàámà lè zawaj fíkihù mabáàdì àwọn ìpìlẹ̀ gbogbogbò lórí bóòlá ṣe lọ́kọ bóòlá ṣe níyàwó táà lè pè ní general principles of marriage general principles of marriage in Islam àwọn kò ṣe mọ́ ní nínú ètò ìgbéyàwó kó tó di pé a dáwọ́lé ńgbà wá dáwọ́lé tán tàà tó kó sínú ẹ̀ gbogbo àwọn nǹkan tọ́rọ kíká àwọn àfẹ́ẹ̀sì ṣe ní ìjẹta ọjẹ́ nǹkan méje àkọ́kọ́ ń bẹ̀ o náà ni al-i'dad wal-isti'dad al-munasib ìgbáradì tọ́tọ́tọ́ yẹ fún ètò ìgbéyàwó ìmúrálẹ̀ dé ètò ìgbéyàwó bí ó ṣe tọ́ bí ó ṣe yẹ ẹlẹ́ẹ̀kejì al o náà ni ìṣẹ̀ṣà ìyàwó tá a fẹ́ ní ìṣẹ̀ṣà ọkọ tí a fẹ́ ní àti àwọn gbòǹgbò tí ìṣẹ̀ṣà ìdólé lórí wa ahkamuha ẹlẹ́ẹ̀kẹta ìkọnu síra ẹni pé a fẹ́ fẹ́ra ẹni ọkùnrin lọ́kọnu sóbìnrin ni obìnrin lọ́kọnu sí ọkùnrin ni lẹ́yìn náà àti àwọn àdájọ́ tó rúpọ̀ máa ìkọnusí rẹ̀ nípa afẹ́fẹ́ rẹ ní yìí ẹlẹ́ẹ̀kẹrin ìtakókò yìgì àwọn orígun rẹ̀ àwọn májẹ̀mú yìgì àwọn súna yìgì àwọn ẹ̀kọ́ kò sí má níbi yìgì wà àti nǹkan tí ẹ̀sìn fẹ́ kó wà ní ètò ìtakókò yìgì wa ẹlẹ́ẹ̀karùn ọkọ àti aya ẹlẹ́ẹ̀kẹfà alìkìláfàtù zaujiya gbọ́nmi sí omi ètò tí máa ṣẹ láàrin ọkọ láya ọ̀nà wo la gbà rẹ̀ ẹlẹ́ẹ̀keje at-talaq ìkọrẹ ní sílẹ̀ ìgbésẹ̀ ayé tí mẹ́jọ nlo lò ó tó gẹ́ ìrẹ́ ìyàwó mi wà máa lọ èmi náà fẹ́ ọmọ iri ọkọ ha hadhihi ole هي المبادئ العامه للزواج هذه ole المبادئ العامه للزواج awon eleyi na ni ipele gbogbogbo ninu eto igbeyawo gun ti je igbeyawo pata ni belabe igbeyawo yen okese jari ni awon kan na ni igbeyawo yen oku no borison pon ni awon nka na ni ta ba moju to awon kan yen bo se do bo ye ìsẹ̀mí alárinrin o náà ni ọkọ láyé ó ṣe tí a bá kùnà láti mójútó àwọn nǹkan wọ̀nyí ìsẹ̀mí tó kan tó korò iná ni tọkọláya náà ni wọ́n máa ṣe eléyìí o náà ni àwọn agbègbè tí a wà ní ìjókòó gbẹ̀yìn a tẹnumọ́ agbègbè àkọ́kọ́ tá ń pè ní al-isti'dad wal-i'dad al o náà ni ìmúrálẹ̀ fún ètò ìgbéyàwó ìgbáradì pé mo fẹ́ níyàwó mo fẹ́ ní ọkọ ìgbáradì wá rí àfiyéwa wípé ìgbáradì yìí ó pín sí oríṣiríṣi ọ̀nà asọ́mọ́ agbé tó bá ṣe pé obìnrin ló gbáradì abala bí mẹ́wàá o náà ni ìgbáradì rẹ̀ tó ìpé ọkùnrin lọ́fẹ́ gbáradì abala ìgbáradì ọkùnrin ọ ń lọ bí mọ́kànlá eléyìí náà ni àwọn agbègbè ibi tí àyẹ̀wò ní oṣù tó lọ torí délé ibi dáti wá gbé o náà ni a rárá wa létí àwọn agbègbè ìgbáradì yìí lẹ́yìn yẹn a wà tẹ̀síwájú lórí àwọn ìtótókù tí a fẹ́ yẹ̀ o àwọn balata sọ pé tí ó bá gbé lóòtọ́ ìlàbá múra lẹ̀ dáadáa fẹ́ ètò ìgbéyàwó ètò lọ́kọ wa àwọn agbègbè wọ̀nyí o náà ni a mójútó àkọ́kọ́ ń bẹ aljanibu arruhi agbègbè ìlànà ìdàgbàsókè ẹ̀mí spiritual preparation náà aljanibu alkhuluqi agbègbè ìlànà ìwà moral and character preparation aljanibu aljasadi agbègbè okun ara tá lè pè ní physical preparation aljanibu annafsi o náà ni tá ń psychological preparation alijanibu aliakili ìgbáradì làákàrẹ̀ intellectual preparation alijanibu aliamali o náà ni ìgbáradì ti ṣẹ́ ẹni practical Na. alijanibu alishtimai agbègbè ìlànà àwùjọ social preparation alijanibu alijinsi agbègbè ìdálẹ̀pẹ̀ ní education of sexual preparation alìjánibu alìrìnlìmí wàlìfíkìhì agbègbè ìmọ̀ ìmọ̀ dáfẹ́ ṣe ìmọ̀ fíkíù ẹ̀rí ká ní lọ́lẹ̀ jẹ́ lẹ́yìn náà alìjánibu alìdáàrí agbègbè ètò administrative preparation tó wa wá ṣe pé ọkùnrin ni ẹlẹ́ẹ̀kọkànlá alìjáàníbù kásìbí wàlìmáàdì alìjáàníbù kásìbí wàlìmáàdì o náà ni dáàlì pé ní financial preparation financial preparation a kì í fẹ́ yàwó láìlólọ́ anẹ́ hmm. Muhammad sallallahu alaihi wasallam ó ní ya ma'shara shabab ya ma'shara shabab ó ní mo pè ẹ̀yin ọ̀dọ́ man istata'a minkumul ẹ bá lágbá nínú tẹ falyatazawwaj ó náà ní lọ fẹ́yàwó ẹ̀rì ẹ bá lágbá nínú yín ní lọ fẹ́yàwó àfáàwà Imam Nawawi ó ní bá à ń bẹ̀yẹn nǹkan méjì ni àkọ́kọ́ agbára agbára mo lè bóbìnrin láṣepọ̀ tọkọláya agbára kan ni tí ó kéré ní agbára gbéyàwó bẹ́ẹ̀ náà ni alimọ́nà alimọ́nà kí ni a máa ná lówó owó owó náà agbára ni anábì ní ọkùnrin tó bá wá nírú agbára bẹ́ẹ̀ òun náà ni kò ṣe kí ni òun náà ni kò fẹ́yàwó eléyìí ni ojúṣe àkọ́kọ́ fún ẹni ọfẹ́ ní ìyàwó ẹni ọfẹ́ lọ́kọ àwá tí a jẹ́ obìnrin agbègbè mẹ́wàá láti múra alẹ̀ àwa agbègbè mọ́kànlá ìnáwó kún tó pórí wa ìnáwó gbèyàwó dálé lórí bóbin bá ẹ̀fẹ́ náwó wù ní yóò bèèrè lọ́dọ̀ àwọn òbí ẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọkọ ìyàwó òun ló ṣegé ni ni lónìí ìnáwó eléyìí ni abala alákọ̀ọ́kọ́ tí ó ṣe fojú kéré inú ẹ̀sìn mùsùlùmí tàbẹ́fẹ́ kí ètò ìgbéyàwó wa kó lọ bó ṣe bó ṣe yẹ ẹlẹ́ẹ̀kejì tó pé bẹ̀lá wá fẹ́ yẹ̀wò lẹ́ni gan-an àti rí múrálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa táa ti fẹ́yàwó táa ti lọ́kọ a rí pé àwọn agbègbè kò sí ẹni tó lè sọ pé kí n tó fẹ́yàwó mi kí n tó lọ́kọ mi gbogbo agbègbè mo mójútó kò sí ohun ẹ̀rì Yorùbá wá ní òrùn tí ń bẹ́ǹta náà tó àsọ́sá gbogbo abá ti rí pé a kùnà ń bẹ̀ tàbá fẹ́ kí ètò ìgbéyàwó akọ́ last kalẹ̀ ọ̀tún sí tọ́ ìpé nípa ètò ìlera alákùnà sí kalẹ̀ ọ̀tún kí ni

wọ́n a máa dágbé sọ́rọ̀f gbogbo àwọn agbègbè yìí náà ni èé ṣe ìta gbọ́dọ̀ fojú kéré ẹ̀ ó dàkà ti níyàwó ká ti lọ́kọ àwọn nǹkan tá lè ṣàtúnṣe wà ń bẹ yóò bá sì ní òkùnkùn kí kòkó ní mọ̀nú kálùkù náà bí a kù sí mẹ́ hádí nawakis hádí nawakis làbúdánù kẹmílò ha ànùkẹ̀mílà ọ̀ràn yẹn ní kásíkí ní kápé kájí dáadáa na wá kí sínú bí ó bá ti já àbùkù láàrin èèyàn alìmúslim yukammilu na alìmúslim yukammilu nawaqisahu mùsùlùmí ó máa ń dí bí ó bá ti lálẹ́gùn ní níbi àwọn olùbùsẹ̀ kórí kí àwátá jẹ́ ọkọ kásákèsí àwátá jẹ́yàwó kásákèsí káwà kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ tí ó múra àti níyàwó àti lọ́kọ kásàkíyèsí àwọn agbègbè kó tó fẹ́yàwó kásàkíyèsí àwọn agbègbè kó tó lọ́kọ kí ìgbésẹ̀ ayé lọ́kọláya wọ́n lè bá dùn kó lè bá láàrin ìjà wa lọ kó sí gẹ́ni kó lè bá dùn kó sì láàrin ẹjù ti wa lọ ẹlẹ́ẹ̀kejì tí a gbé tó gbéyàwó lé lórí inú ẹ̀sàwà mùsùlùmí ọ̀nà ni al-ikhtiyar wa ususuhu al-ikhtiyar wa ususuhu al-ikhtiyar wa ususuhu ọ̀nà ni ìsẹ̀sà ta ni mo fẹ́ fẹ́ ikhtara yakhtaru ikhtiyaran ikhtara yakhtaru ikhtiyaran ìsẹ̀sà ta ni mo fẹ́ fẹ́ ọkùnrin ni mí ta mo fẹ́ fẹ́ obìnrin ni mí ta ni mo fẹ́ fẹ́ ẹ̀rí èyàn náà ń pè ní mọ́ríàlá ẹlẹ́ẹ̀kejì alìmọ́ríàlá tó sàníyà alìmọ́ríàlá tó sàníyà mọ́ríàlá tó lè húlá o náà ni alìsìdáàd mọ́ríàlá tó lè sìdáàd wàlì ìdáàd ìta sọ́lọ àkọ́kọ́ ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì lélẹ́ẹ̀ marhalatul ikhtiyar wa ususihi o náà ni ìpele pé mo fẹ́ sẹ̀sà the second step àti ibi tí ìsẹ̀sà ìdólérò àwọn principle tí ìsẹ̀sà ìdólérò torí ẹ̀ land bukata sí fikihul ikhtiyar wa ususihi fikihul ikhtiyar wa ususihi àgbọ́yé ibò láti sẹ̀sà àti àwọn kí ni ìsẹ̀sà ìdólérò kí làwọn nǹkan táa wò lára obìnrin táa fẹ́ fẹ́ kí ni táa wò lára ọkọ táa fẹ́ fẹ́ ikhtiyarul khatibayn ikhtiyarul khatibayn ìsẹ̀sà bala méjèèjì àwọn tí a kọnu síránpán fẹ́ bára wọn sọ̀rọ̀ nígbàmí ẹ̀wẹ̀ abala kan ni ìsẹ̀sà máa ń wà kò sábàlá kejì èyí sábà máa pọ̀ jù ó ní abala ọkùnrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin máa sẹ̀sà ìyàwó tó fẹ́ fẹ́ ìyàwó ìlànfààní àti sẹ̀sà kódàgbà mí ń bẹ àwọn míì wọn àtọkùn àtóbìnrin wọn àti ẹ̀fẹ́ àyẹ̀ sálẹ̀ ọgbọ́mìnì àtọkùn àtóbìnrin wọ́n ti ẹ̀ fàyẹ ìṣẹ̀ṣà sílẹ̀ ń bẹ̀ níjọ́un inú àṣà àwọn bàbá wa nílẹ̀ Yorùbá òjijì wà kàn pé ọmọkùnrin Ibrahim Sherifa ọmọ Alhaji Abdulkarim Aribidesi oníyàwó ẹ̀ o ẹni tó fẹ́ nù Sherifa Ibrahim ọmọ aláàjì eh, adégbélé àkànní ó ní ọkọ rẹ̀ o kò sí ikhtiyar kò sí ṣẹ́ṣà kankan ó sì dọ́kọ àti àwọn náà nù Allahu Akbar abánlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ọmọ pé ò ní kọhùn sí àwọn òbí ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ lọ ọmọbìnrin ò ní kọrùn sí àwọn òbí ẹ̀ lẹ́nu wọ́n wá dọ́gba o wọ́n àdọ́gba o wọ́n dọ́kọ àtìyàwó nù ọgbọ́n ni wọ́n dọ́gba wọn ọ̀dọ́gba o wọ́n bára wọn ọ̀bára wọn mú o wọ́n dọ́kọ àtìyàwó nù inú àṣà wa lẹ Yorùbá ni tó bá délé lágbolé yín àti wọn jẹ́ àgbààgbà béèrè ìgbà àyà kí ní fẹ́ fẹ́ bàbá kí ní bó ṣe rí lò tọ́nù ìgbà bàbá kí ní fẹ́ fẹ́ àyà kí ní bó ṣe rí lò tọ́nù kò bẹ́sìn mu hmm, kò bẹ́sìn mu kò bá ìlà nábi Muhammad mu sallallahu alaihi wasallam níjọ́ kan ní Muhammad sallallahu alaihi wasallam ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ báyìí tó ni arábìnrin kan bá dìde ó nílò òjíṣẹ́ ọlọ́mọ fẹ́ béèrè gbogbo àwọn èèyàn òkè lọ́mọbìnrin fẹ́ béèrè ó ní sọ dáa kí bàbá fọmọ lọ́kọ kódà bí ó ti ẹ̀wú ọmọ bí kó fọmọ dọ́rẹ̀ẹ́ tí ó sì tẹ́ ọmọbìnrin lọ́rùn anábìnrin ọ̀dá sí gbogbo àwọn àyàn arábìn tó wá béèrè yìí pé tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńkọ́ kí ni kí ọmọbìnrin bẹ́ẹ̀ ṣe Ànábì Muhammad sallallahu alaihi wasallam oúnjẹ ọba wọ ọmọbìnrin bẹ́ẹ̀ ó lè máa bá oún ti yẹn lọ pé mo gbà lọ́kọ bó bá sì wó lè kọ̀ sílẹ̀ nísìnyí mo béèrè béèrè yìí láti kọ́ àwọn òbí lẹ́kọ̀ọ́ òbí ò ní agbára kọ́ ma jẹ ọmọ rẹ̀ ń pa lọ́kọ ṣùgbọ́n mo gbà mo fara mọ́ bí bàbá mi ṣe ṣe ríwáyà kanú ríwáyà mínà tún wà tó pé ó tún jọrú yẹn náà tó dìde lẹ́yìn àṣà pé kí a má fún ọmọbìnrin láti sẹ̀sá tàmọ́fẹ́fẹ́ ká má fún ọmọkùnrin náà láti tàmọ́fẹ́fẹ́ kò bẹ́sìn àwa mùsùlùmí mú kò sí kíni kò bẹ́sìn àwa mùsùlùmí mú irú ìgbéyàwó bẹ́ẹ̀ bẹ́bá sì kójọ kìí sáàbà kẹsẹ̀ járì tó gbé nǹkan tàà fẹ́ wò pọ̀ ìtẹ́sì ni a wò pọ̀ ká tó sọ yí pé lágbájá lọ́kọ lágbájá lágbájá níyàwó lágbájá gẹ́gẹ́ bí ibi àwá ti sọ náà ni pẹ́gbà mí ń bẹ ọkùnrin a máa wáyàwó wọ́n èyí fún mi láǹfàní kọwọ́kọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ọkùnrin ní máa sẹ́sà ṣùgbẹ́sà mùsùlùmí ó fi àǹfàní lẹ̀ fọ́kùnrin àtòbí kan sẹ́sà bí ọkùnrin ó ṣe ṣẹ̀ṣà ìyàwó rere bẹ́ẹ̀ náà ni obìnrin ó ṣẹ̀ṣà ọkọ rere bí ọkùnrin ṣẹ̀ṣà ìyà rere fún ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin ó ṣẹ̀ṣà bàbá rere fún ọmọ rẹ̀ méjèèjì ni àwọn náà dáwà jẹ́ òbí kárán àwọn ọmọ wa lọ́wọ́ àwọn tí wọ́n jọ ọmọkùnrin kí á fún ọ nímọ̀ràn irú ìyàwó ni ọmọkùnrin fẹ́ tó fi lè kẹsẹ̀ járí kákọ́ àwọn ọmọ wàbẹ̀ náà lẹ́kọ̀ọ́ irú ọkọ wo láàáfẹ́ tàbí lè kẹsẹ̀ járí torí pé tí wọ́n bá sẹ́sà dáadáa wọ́n ń pè ní al-ikhtiyaru an-najih al-ikhtiyaru ìsẹ̀sà ọkọ ìsẹ̀sà ẹ̀wọ́ tó kẹsẹ̀ successful tó wà successful ọ̀kẹsẹ̀járe ó yege ó sì ní pìlẹ̀ àkọ́kọ́ inú ètò ìgbéyàwó nígbà bá ti múra lẹ̀ tán ó ní kíní ó ní àkọ́kọ́ inú ètò ìgbéyàwó lẹ́yìn pa múra lẹ̀ ìgbà míì sí ń bẹ alìkìtìyàrù sẹ́yì alìfáàṣìl alìkìtìyàrù asẹ́yì alìfáàṣìl ìsẹ̀sà tí ọ̀dá tó forí ṣánpán hmm. tó pé ń tàbà ń bọ̀ ń bẹ ní fílíọ̀nì kɔwɔ successful àsìmú ọkọ sí ìyàwó ní ìyàwó sí ọkọ ní Yorùbá ní adìrẹ́bà lókùn aró orókùn àrọ̀rà díẹ̀ ẹ̀rì torí di eléyìí agbègbè yìí làwọn fẹ́ yẹ̀wò lẹ́ni mọ́ríálà yìí stéèjì yìí inú ètò gbéyàwó ó nípọn إن أهم مراحل الزواج وأشدها خطرا وتأثيرا على الزوجين على الزوجين معا هي مرحلة الاختيار ولا يري nínú tó ṣe pàtàkì jù inú ṣe ń tẹ̀lé ìlànà ìgbéyàwó tó sì lè jù ní ewu ẹ̀rì tó lè jù léwu tó wà dangerous tí sì máa ń lápá lára ọkọ àtaya papọ̀ ẹ̀rí òun náà ni stage selection ìgbà mo fẹ́ sẹ̀sà ta ni màá fẹ́ lóbìnrin ta ni màá fẹ́ lọ́kùnrin tó pé àsìkò yìí àsìkò tá ń sọ yìí a rí ní abẹ́ rẹ̀ abẹ́ ni ìkọnusí rẹ̀ ni pé mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ jọ́n pè ní kẹtìbà ìkọnu súrẹ́ ní pé mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ abẹ́ ló dúólé lórí wọ̀gọ̀dì dákàrọ̀ Allah subhanahu wa ta'ala fi kitabil aziz ọ̀rọ̀ ìsìnrí ọlọ́ọ̀bà alikọ́lá ọsọ nínú Al-Qur'an Karim ní Suratul Baqara 235 ààrí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tọ́lọ́ọ̀bá sọ́mbẹ̀ ولا جناح عليكم فيما أردتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم آية جواكف آية أم بمب بلو خطبة ẹ̀rígbà tí wọ́n ké ó dún bẹ́ẹ̀mẹ́ gbólóhùn akidu ìtakókò yìí ó ń bẹ́ẹ̀mẹ́ láfẹ́rí pé àsìkò yá àsìkò tí ó nípa ni wọ́n ni wàhádìí lẹ́kùtùbá wàhádìí lẹ́kùtùbá tó àádẹ́ta ń tẹ́sbíkù akúdá nìka wọ́n ni lọ́pọ̀lọpọ̀ gbà a kìí ṣe akídù nìka láìsí pé ìbánisọ̀rọ̀ kìtìbà ti síwájú ìkọnu sírẹ ni pé mo gbà ó ti síwájú si ká tó lè takókó yìgì yàn kí kan takókó yìgì inú ẹ̀sàn mùsùlùmí àfi kí ìkọnu sọ́rọ̀ ẹni kó ti síwájú wa fiha yatimmu ikhtiyaru rajuli almar'ata allati yuridu zawajaha wọ́n lásìkò yìí o náà ni ọkùnrin máa ṣẹ̀sàárù ìyàwó tó fẹ́ fẹ́ وكذلك اختيار المرأة وكذلك اختيار المرأة للرجل الذي تريد زواجه bẹ́ẹ̀ náà lásìkò iná sí lóbi náà máa sẹ́sà irú ọkọ tó fẹ́ ní wàkọ̀búlẹ̀hù ìgbà ilá máa gbà fún rẹ ní kọ́kọ́ bá ọkùnrin bá obìnrin sọ̀rọ̀ obìnrin gbà fún obìnrin bá ọkùnrin sọ̀rọ̀ ọkùnrin gbà fún wàlìmọ̀wà fẹ́kọ́ta alẹ́ yìí ẹnu ọkọ àti ẹ̀wù tí wọ́n fẹ́ra wọn sí kíni ọkọ ìgbà mi ń bẹ ọ̀rọ̀ yìí direct ni bashara ni ọgbọ́n ni direct ni ó wá bashara ṣílífà sista ṣílífà sista ṣílífà ó wù mí ó wù mí tó bá lè jẹ́ ìyàwó fún mi tó bá lè jẹ́ ìyàwó fún mi bashara nù direct direct ẹ̀rì àwọn àrètí kí lọ́dọ̀ ẹ̀ àrètí ìdáhùn alìjábà ah, ma ma ro alọ́mọ ọrùn tẹ́ sọ kò pẹ́ ìbòlòrò sí ah, tọ́lọ́mbá kádàrà ìmìnà ti farama tọ́lọ́mbá sígíní tọ́lọ́mbá kádàrà ìmìnà farama tammati lè khitiba Allah tammati khitiba ti parí nù àti rí almuwafaqa bẹ́ẹ̀ náà sì ni obìnrin náà kọnu sọ́kùnrin pẹ̀ pé kìí wọ́pọ̀ kò sí bí obìnrin sì nífẹ̀ẹ́ ọkùnrin tó látara ìtìjú tọ́lọ́wọ́ bá dámọ́ wọn lára wọn èyí kọnu síyàn ọkùnrin sóbìnrin tí muwafaka bá tẹ́lẹ̀ ṣẹlẹ̀ kìtìbà ti ṣẹlẹ̀ náà nìyẹn náà wa sa'adatu l-usrati wa istimrar al-hayati az-zawjiyya ìgbà mi ń bẹ gẹ́rù mubashara gẹ́rù mubashara kò wà direct aráyàn sí yẹn ni abá Said sister uh, eh, Rukoya yẹn ọmọ alájì bó ní ẹ̀sẹ̀ bá rìn omi kí fẹ́ ta ní wà ṣe yẹn afá sa'id òní ó ṣe ẹ̀yàkùnmọ́lọ́ ìyẹn rẹ̀ gẹ́rùn bá ṣàrànù indirect bẹ́ẹ̀ náà ni obìnrin náà ráyàn sọ́kùn ìgbà ń bẹ wọ́n èmi lọ́mọbìnrin mo fẹ́ kọ́ lọ́kọ kí n wá fi hẹn nìkan àfá abdulhakim mo fẹ́ kọ́ wá rí mi lọ́la dìragò márùn ó dé asọ̀lọ̀ títí mo ní ọmọbìnrin kan tó ti bàlágà tó ti tú ọkọ ní ó wù mí tó lè fẹ́ mo fi ọmọ mo fi ọmọ mi lọ ẹni tó mi kọ́ fẹ́ ẹ̀rẹ̀ yẹn náà wà gbogbo ń dá ń sọ ìpádá lọ́wọ́ anúwẹ́sà mùsùlùmí gbogbo àwọn ọ̀nà tí ó lè gbà wá sáyé nìyẹn ọwá jẹ́ mubashara ogẹ́rù mubashara a sọ straight tàbí adọ́gbọ́n sí i ló bá gbà wá ní yóò tó bá gbà wá ń bẹ̀ kí ìbánisọ̀rọ̀ kó sáti wá sí ayé Allah la ilaha illallah